أو في خف أو في حافر اللهم صل على محمد وسلم وقال نفرم باتو سوى المسلمي أن ترى لفين كرات قرفان النبي صلى الله عليه وسلم أن ترى بنات بما جاك يفمقوا الله بني سالكون كي النبي وبني سالكون لاري أتي أوارا لصحابة كي أوانا بلا ما توقع قلوا النبي صلى الله عليه وسلم نجبوا الكيامة ẹ̀yàn ma nẹ́sìn mo ń fi àìsíkò ẹ̀rọ létí ìbẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́bí o sẹ́nà mẹ́lẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ ànítakùnlọ́ ẹjẹ́ akọ̀nú ọlọ́run ọba a ń bẹ̀ẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba bí ó ṣe ràn wá lọ́wọ́ táàfilé bẹ̀rù ẹ̀ níbẹ̀rù tòótọ́ tí ó sì wá láǹfààní láyé àti ní alìkíyàmà kọmọ́sà sí ní ìrọ̀rùn fún wa kọ́ wá jẹ́ kí kọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́ dáa ju gbangba wa lọ níbi ìbẹ̀rù rẹ̀ ẹ̀yìn àánú ẹ̀sìn oríire táwa umma ìṣe onú ẹni pé ànàbí sallallahu alaihi tọ́lọ̀ wọn bá rán sí wa ànàbí ọlọ́kàn akẹni anábì tí ó kúrò ẹnu níbi gbogbo rẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó fi hàn sí ummai lára bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam an bá wọn ara rẹ̀ rẹ̀ a ma ń bá wọn ṣeré ima ń bá wọn ṣàwàdà gẹ́bí ṣe ma ń ima ima ń bá wọn ṣe wa lórí táwọn ń sọ̀làyé yìí ó níbi tí a fi kútùbà gùn ní ìjẹjọ wípé ìṣeré ìmá díje ìjẹ́ ń bẹ́nu sùlámù bí amú ẹ̀rí wá nínú al-Qur'an amẹ́rùwá nínú ahadith ṣùgbọ́n wá kù sí bí àwọn ibi tí ó sẹ́kẹ́ ni ó tí ó kù sí jama'a iskalu wawa wa ala hadha al-iskal تنوعت واختلفت كلمة أهل العلم خصوصا الفقهاء على اختلاف معاربهم ومذائبهم وعلى اختلاف أمصارهم رحمهم الله جميعا رحمة واسعة النبي صلى الله عليه وسلم مدار روافا انتو كل روا نوري ìṣẹ́yàpẹ́nu níbi àwọn masáìlù kan tó ní bá ṣe pẹ̀lú musabakọ̀ òun náà ni hadithu tí àbúrò tí ó gbà látọ̀dọ̀ sàásálám nínú àdíkì tí máa muhammadu muwa nínú musnadu wa bákan náà alùsùn mẹ́ta náà wọn muwa abu dawud wa ghayru rahimahumullahu ta'ala ó sì ọlọ́n ni láàsábùkọ̀ báwọn èèyàn bá láwọn ń ṣe díje ayè fún wọn ní nǹkan lórí rẹ̀ ilá fi fàláfin afífin nǹkan mẹ́ta tí mo fẹ́ kà fún yìí hmm. alákọ̀ọ́kọ́ fi nẹ́sílín ríwáyà mi tó bá kásámúyàn náà àwòhúfin àwòháfìrin àkọ́kọ́ òun ni ẹlẹ́ẹ̀kejì àwòkúfin kìnáyà anìlì ibùlì nítorí pé nínú àdàwátùl khifaf ò ní ibùlù wa bákanáà tàbí ẹran kó tí a máa gorú rán rẹ̀ tí ó wà ní láfẹ̀ a máa fi ìṣẹ́rẹ́ ìjíde ìdílànà bí ìtọ́jọ́ náà ó nira kùnmí àwọn hafìrí lẹ́sẹ̀. Ọ́sàtàn sọ wípé lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta àìtún ṣe ìdíje pẹ̀lú nǹkankan nínú ẹ̀sìn àwamọ̀. Hadithu yìí, òun ni màdárọ̀dọ̀ àwọn onímímà. Àkọ́kọ́ kí ló fà á tí àṣàtàn fi dákọ jihad torí pàǹkà mẹ́tẹ̀ẹ̀ta lára tí máa ran mùsùlùmí lọ láti lè kojú ọ̀tá rẹ̀ ni wọ́n ma nǹkan ta mẹ́ẹ̀sígùn marakùnmígùn sábà pé àfẹ́ kẹrù láti bìkan síbì kejì eléyìí in táwọn onímọ̀kẹgbọ́yé nìyẹn tọ́yì àwọn mímọ̀mí wọ́n ní bí ànàbí wàṣàbà húnnà gbogbo tó bá ti ju àwọn nǹkan náà a kó wọn pọ̀ pẹ̀lú wọn wọ́n níbi ìkítún ni dawatul khifaf lára àwọn ẹranko tó tún jẹ́ ẹranko tí ó ní láṣẹ tí ó tún lè wọnú àdífì wọ́n láwọn gbọ́ yédébẹ̀ o náà ní fíyálà erin alẹ́fẹ́rin sì díje àmbọ̀ bákanáà lára àwọn ẹranko tó tún wọ ti àwọn tẹ̀ntẹ́rin láṣẹ bí ẹ̀sìn kẹ́tẹ́kẹ́tẹ́ wọ̀bẹ̀ wọ́n náà gbọ́ ibà ó di méjì àwambọ̀ láàmù tánàbí ló ń gbẹ̀rẹ̀ lá kò sí àmá fúnni ní nǹkan lórí díje àbá máṣe díje ju nǹkan mẹ́ta ìlọ sí láàmù yẹn lè ìlìjínsì ni àbí ìlọ́fì ìkàmáàlì àwọn afáfà tó pín méjì àwọn tí wọ́n bá lè nọ́fì ìlìjínsì ìtumọ̀ ní pé lẹ́yìn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta kò sí nǹkan mìíràn nínú islami nítorí wípé ìran nǹkan mẹ́ta yìí òní nẹ́sù sáàrì wà ń bẹ̀ wà nẹ́sù o náà ni kalamun la yahmilu ma'na yayni yadullu ala ma'na wahidin wahidin yadullu ala ma'na wahidin in ti jẹ́ náà nù ibi tí lọ rí wọ́n ni táwọn gbọ́yẹ́ ń bẹ̀ ní wípé láàmù tánàbí lóye o ó fi lé ogbò ọ̀ràn nǹkan míì tó wá ti yàtọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó fi lé jìnà ọ̀rọ̀ àkọ́kọ́ nù ọ̀rọ̀ akẹ́kẹ́ láà láàmù yẹn lìnàfí ìkàmáì wípé mo tú yílẹ̀ láti fi nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí láti fi ṣe ìdíje ẹ̀tún wá lè fi tó bá jọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe ìdíje ṣùgbọ́n bí mẹ́tẹ̀ẹ̀ta yìí ìlò oore pọ̀ eléyìí sì ni ráyù al'allama sheikhul islam ibn tamiya rahimallahu ta'ala wa talibuhu ibn qayyim wa ghayruhu min ulama ila hanabila rahimahumullah wa huwa arja al'aqwal bal wa huwa arja al'qawlain on si lọ́rọ̀ tó dájú ní ọ̀rọ̀ méjèèjì àwọn mọ̀ kama bá rìn jìnà kó lè bá yé wa ilmusabakọ̀ fílì islam kò sámàá alùlùilmi aláhásábì alghọ́lìbáti wà aláhásábì àtàbùkọ́ aléyìhá aláfàtà àksámi ọ̀nà mẹ́tàlá wọn mímà ìní wọ́n pín tó ní bá ṣe pẹ̀lú ìdíje sí àkọ́kọ́ ma jáàzàbì ìwàbín wàbígbèrè ìwàbín in tó jẹ́ pé ẹ̀sìn pàmítì wa nǹkan náà sí wà pàmítìbù nínú ìsìlámù káṣẹ̀ díje lórí ẹ̀ kọ́dà ká fún yàn lẹ́bùn lórí rẹ̀ alẹ́fẹ́bù sí alẹ́mọ́fẹ́bù sí ẹ̀sì túwálẹ̀ lórí rẹ̀ wọ́n ní kí ni ẹ̀yọ́ mímọ̀ wọ́n ní ní àdífì tí ànábì tó sọ ìtí àbúrọ̀rọ̀ bá wà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àti ń tọ́ bá jọ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní kí ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó tún lè jẹ́ nǹkan mí jùjú ó ti jọ nǹkan jùjú ó dè ní bákan náà erin láì láfẹ̀ kò ní láfẹ̀ ó náà jọ ràkùnmí tú alẹ́fò náà sì díje ìntánibí sọ mbèrè náà alẹ́sẹ́ ìdíje bákan náà kọ́ ìlú oníláfẹ̀ ìdíje àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àtàwọn nǹkan tó jọ wọn agbẹ́bùn lẹ́o ẹ̀sìn máa ṣojú méjèèjì ó dè ní thani ma haruma bí ìwàdín wà bí gọ́rì ìwàdín in tó jẹ́ pé eré ìdíje ni ẹfẹ̀bùn síbẹ̀ èèwọ̀ ní ẹgbọ́rọ̀ dẹ́wò ẹfẹ̀bùn síbẹ̀ èèwọ̀ ní ẹgbọ́rọ̀ dẹ́wò wọ́n ní àìwọ́mí kíni wọ́n ní kullu ma àdìkọ́là fi muharrami wà aliha an wajibin gbogbo tí a bá ti gbé kí wọ́n léyìn àti màálù wọ́n jọ wá máa mẹ́mù wọ́n pàgbò fún ẹ bí wọ́n bá ti wá tíyàn sínú agbóhun pẹ̀lú màálù wọ́n ti fẹ́ bí pa màálù ní o wọ́n ti gún lábẹ́rẹ́ ẹbú ní o gbogbo gẹ́ni ti díṣẹ́ ní o tí ò bọ́bọ̀ ríyàn kéèyàn máa forí màálù sí é máa fọ́ọ̀kan wo ní màálù tí a mọ́ pé kọ̀sáburú tó lè ṣe fún ìyà kọ̀sáburú ń bẹ̀ ẹ̀sìn ò léèyàn gbalada ló léèyàn kò léèyàn ní gbalada ṣùgbọ́n kéèyàn wá sọ di ìdíje wípé afẹ̀gúnlẹ̀ lórí rẹ̀ o àbá afẹ̀gúnlẹ̀ èèwọ̀ nínú wọ́n jọ wá máa wọ́n jọ wọ́n máa mẹ̀mù èèwọ̀ ni nínú islamu bákan náà kẹ́ẹ̀kẹ́ ní kàtàwọn wọ́n o lọ́sọ́ di èèwọ̀ a obìnrin ọkùnrin wọ́n jọ máa mẹ́kẹ́ àwọn náà ti mọ́tọ́ sọ́dẹ̀ wọ̀nú pẹ̀lẹ̀ sí wa ẹwà jẹ́ amójú kejì kama gbábọ̀ ikọ̀ yóò sọ di àrọ́mù adìkọ́lá fi muharramin nǹkan ìtọ́bá ti tí a bọ́nú haramu yóò wà lọ forí sọ ìpín rẹ̀ padà yóò wà lọ forí sọ àárín rẹ̀ pé kí ní ọ̀lẹ́tọ̀ mọ́ lápẹẹrẹ bọ́ọ̀lù la fẹ́ gbá bọ́ọ̀lù ni ikọ̀kìní ni ikọ̀kìjì ni bóòlẹ̀ ti ìtàn ọkùnrin fọ́kùnrin èèwọ̀ ni ọkùnrin kan ọ̀gbọ́dọ̀ owó tán ọkùnrin ẹgbẹ́ rẹ̀ kọta ló ní ọmọ bàbọ́lù kọlọ́lọ́rọ̀ kí ló pàtàkì ọ̀tọ̀ pé kẹ mọ́wọ̀ trọ́zà àwọn ti kà ń pẹ̀ ẹ̀fì yín wọ́n ti wọ nkẹ́kẹ́kẹ́ tí ẹ̀sì yí sọ pé èèwọ̀ ni wọ́n wà bá yí tí bọ̀ tí ń bá ti èèwọ̀ fo orúkún wa tí wọ́n fi ń rí ìtàn wa ó ti di èèwọ̀ kí ẹnìkejì ní oríta mi tàbí kí ìrítà ẹnìkejì جاء هذا من حديث علي بن ابي طالب رضي الله عنه وسوى سوى اما تعلم ان الفخذ اورا صوم بيت اوكوين سوكوين نا اورا ني اوكوين سيره ìdodo wa sí ibi agboro jo bara wa ri mo lè máa fa mi kí n wọ amleti ko mi okun ẹgbẹ́ mi ó lè rẹ́yìn mi ṣùgbọ́n ibi síbí ọkùnrin ọkùnrin ọgbọ́dọ̀ bá ń rí tó bá wá jẹ́ obìnrin náà nǹkan ibi náà síbí obìnrin náà obìn ọgbọ́dọ̀ bára wọn rí ṣe lè ráyà ara wọn wọ́n lè rí ṣùgbọ́n bẹ̀yẹn ẹlẹ̀ torí ọ̀rọ̀ tó jìnà tó pọ̀ mọ́ ní jìnà láǹsọ́lọ́ kí ló sọ Eh, bọ́ọ̀lù táwọn èèyàn wá ń gbáyìí sáraàmù ní kí mẹ́jẹ ráwọn tí wọ́n òsìtàn wọ́n lẹ̀ kìí sáraàmù kí mẹ́rìyàn mẹ́ta tó sítàn rẹ̀ lẹ́m̀bẹ̀ àwọn èkó òsìtàn wọ́n lẹ̀ à wọ́n ti ní ìgbọ̀dọ̀ wo tó ń tan lèmi ọba pàjú mi mọ́ tí fine tí ma lè ṣe fún àìsọ̀rọ̀ yẹ iní ń dáwà lálẹ̀ àmbọ̀ bákan náà bọ́ọ̀lù wọ́n ní ọkùnrin yóò jẹ ikọ̀ àkọ́kọ́ obìnrin yóò jẹ ikọ̀ àkọ́kọ́ èèwọ̀ káwà máa ṣeré ìdíje wọ́n lérè ìdíje wo tí gbogbo wọ́n máa bẹnu kàga àwà lọ mọ́lò 30 minutes ẹmbà lè sẹ́mì jù eléyìí ó lè fakú lọ ẹ̀sìn wá ẹ̀sìn rọrùn ní gbogbo eré ìdíje wá ti mú kéyìn haramu wọ́n ní òkè wọ́n wá mílíọ̀n náírà rí lẹ́yìn tó lè dámú láàrin 4 minutes kí la fẹ́ gbàmí ilé àwọn adìkọ́lá tí mọ̀ haramin tí nǹkan bá ti fìyàn bọ́nú haramu haramu ní kẹ́yàn para rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ díje wọ́n ni ẹn bá jẹ mẹ́wàá 24 times 10 240 wọ́n gbé 240 wájú olè ah, ah, say jókòó kò léegun lójókò yá bẹ̀rẹ̀ wọ́n gbé fún kejì ẹ̀nà wọ́n máa wà fún 30 minutes jẹmọ́ èyàn tí lè gbàbẹ̀ fún wà léyìn lè gbàbẹ̀ fún alálìlẹ́yìn bí ẹ̀sára ṣùgbọ́n ó ti ọ̀nà tí ìdíje ìkalẹ̀ ó ti ti kí ni o haramu ẹ̀sìn wọ́n wà ní haramu ere idije àbí eré ìdíje tí yìí ọ̀ranyàn nǹkan yóò kó wa kó oúnjẹ yóò kó àìròjú bá wa a ní lásìkò tàbá ń lọ ìyẹn lọ bá ti lúdò jẹ́ lúdò tẹ́ mata lúdò mata yọ ọlọ́pán bákanáà wá ń àwọn àwọn tí ń ta ti mọ́ kọrẹ̀ ìní dákọrẹ̀ òun wọ́n kà mímọ̀ náà ọ̀rọ̀ wọn kún méjì lórí ẹ àti sì máa tájú ìlàwọ̀ olóṣèlú wọ́n sì bùkátà sí sàn pé game of sọ ọgbọ́n ni shatranj àtúrùsí àwọn nǹkan yìí àwọn náà aláha àwájìbí àwọn náà kọ́yàn kó mi tó jẹ́rẹ̀dẹ̀ tọ́lọ̀ ń sọ fún wa ìyí ojú méjìlò náà wá pín sí wọ́n gbábọ̀ lẹ́ nídìí rẹ̀ ní o ẹ̀yìn ó ti ẹ̀yìn wà láyín gan tá bá ṣe tí ọ̀lẹ̀bùn ń kọ́ àtọ́lọ́bù o àti ọ̀lẹ̀bùn o gbogbo eré ìdárayá tí ó fani lọ sí bí haramu tàbí yóò sọ ń tọ́lọ ní awá sí lọ́rìnyà yóò tó bá ti ní tí ó bá ti lẹ́bùn nú halali ni tó bá ti lẹ́bùn nú nǹkan mìí ti wọ̀ wọ́n ní kílò o ní kullu ma fihi manfa'atun wa laysa fihi madarrah in tó jẹ́ pé ẹ̀sìn ṣe ní halali fún wa tá kan lọ títí wọ́n ní bí kíni bí kéèyàn ọjọ́ fi ẹsẹ̀ sáré sábàkọ̀ sàfàm ààlà ànábì náà báyà wá ìṣà sáré bá ti sọ́n jẹjọ ṣùgbọ́rú àwọn eléyìí a ní máa fi ẹ̀bùn ní eré ìdárayá ni musọ́rọ̀ ìtìlọ́pù bọ́rọ̀ àfà lórí rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọ́n jà wáza rẹ̀ wípé a lè fi ṣe ìdíje pẹ̀lú kíṣọ̀ tó tẹ̀ sí rìkánà àtọ́sàsálàm ṣùgbọ́n kíṣọ̀ ẹnu kan bọ̀tò nìkọ́lá sàlàyé pé ṣọ́fẹ̀sìnkọ́lá tọ́ bá lè dámi tàbájọ mẹ́kẹ́ yìí sì gbà ìsìlámù rẹ̀ ṣùgbọ́n tí bá dọ́ mi ò sí ìsìlámù máa

àti tẹ́yìn ọba dá anábì mo ti bọ́ ọ̀sẹ̀ ìsìn rẹ̀ torí tó fẹ̀rẹ̀ sóòrìn ohun ọgbà pẹ́yìn lásán ó lè fẹ̀yìn lélẹ̀ bẹ́ẹ̀ bá nàbí ìsẹ̀rí nìyẹn katalina àti ìrànà abbas àkọjáwì ìmáàmù al-Bayhaqi fìdárí nùbúwà bisnadu hassan alìsọ̀ àsálàm nígbà tí wọ́n sọ pẹ́sàn gbáyà fún tán wọ́n la gbáyà rẹ̀ tán riwaya ziyada wa ziyada sábìtà ni malaika méjì tí wọ́n wá ìkan wá dúnbí orí ẹ̀ operation wọ́n ti dọ́kà padà wọ́n fọ̀tán wọ́n yọ gbèrè tí mẹ́mẹ́ wọ́n wá rán padà ẹni kejì wá ń sọ pé ọmọ púṣẹ́kẹ̀ tí ní àṣẹ oníṣẹ́wò oní zinhu wọ́n ni ká wọ́n ká tó máa bọ̀ ẹjẹ́ àwọn kí ní ẹfẹ́ wọn wọ́n ni ẹjẹ́ àwọn bèèrè rẹ̀ pẹ̀lú èèyàn mẹ́wàá tí ń bẹ láyé tí wọ́n wá bárí pin táyé wò pé ha níbo láti fẹ́ rírò àwọn brain wọ́n mú brain mẹ́wàá wọ́n mú brain ànúsàsálàm wọ́n wọ́n brain bí tayọ wọn wọ́n ni àádì mẹ́wàá mìíràn ọ̀tàyọ̀ 20 rẹ̀ wọ́n ni ẹ̀yàdì mẹ́wàá mímá ọ̀tàyọ̀ 30 rẹ̀ ẹ̀yàdì mẹ́wàá mímá ẹ̀yàdì mẹ́wàá mímá tẹ́ẹ̀dórí 100 tẹ́ẹ̀dórí 200 300 400 500 tẹ́ẹ̀dórí 1000 jẹmọ́ sánú bí tí ó sọ̀rọ̀ kalẹ̀ náà tí ó máa wá pé ẹ̀ṣẹ́ rí ọ̀sánà ṣùgbọ́n ayé ti ẹnu ah tààmì ń bá wí jẹmọ́ ẹ̀rí ẹ̀yìn wẹ̀ nìkan láyé pé ọlọ́pọ̀lọ́ lé o irú ọpọlọ́rọ̀ lé o irú 1000 rú rẹ̀ wọ́n tó bá òfọ́pọ̀lọ́ wọ́n ní ọ̀dá náà ẹkùn bí ẹ̀rùn ọya zinu zinku wata ẹ̀wọ̀n agbára tọ́lọ̀ wọ́n bá fún ibi àwọn bọ̀nù kàrìbà gẹ̀ ó túbáyì wọ́n bá wọn ó jágbọ́rẹ̀ èèyàn mẹ́wàá kí wọ́n sọ pé mẹ́tẹ́sì mẹ́wàá pọ́ lẹ́ẹ̀kan náà kí wọ́n gbáyàn lẹ́sẹ̀ lẹ́ẹ̀kan náà àti kẹ́nà bí ọgbá nǹkan lẹ́sẹ̀ tàbí ìjú mẹ́wàá lọ wọ́n ni láti mẹ́wàá máa 20 30 40 tí 100 200 300 400 tí 1000 irú ìṣẹ́ tó lè jẹ́ náà yóò jẹ́ lọ́dọ̀ nàbí lẹ́ẹ̀kan tànàbí ó tù wá lórin jùlọ eléyìn wá rí káà náà bá mẹ́mù tẹ́ẹ̀dẹ́rí sùúrù tẹ́ẹ̀dẹ́rí àtẹ̀mà tẹ́ẹ̀dẹ́rí kí nǹkan mọ́ ti yẹ̀yàn kéyàn rárá gbà gbogbo tí èyàn máa fi jẹ́yàn láyé ẹwà máa wọ̀n lára nọ́sà sálám ẹwà máa kọ́sà rẹ̀bán ẹmà kọ́sà rẹ̀bán salawatu rabbi wa salamu alayhi tọ́yì àwọn mọ̀ àwọn mímọ̀ wá ní asìlù nú anábì ìṣe ká ìbíta ń bọ́gan ni anábì ìṣe ṣe ìdíje ó ṣe ní halali lórí nǹkan tí ó ràn wà lọ lórí jihad àwọn mímọ̀ wá ní in tó bá wá ní bá ṣe pẹ̀lú ẹ̀sìn kọ́ wọ́n ni fine jihad ń bá ṣe pẹ̀lú ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn náà kọ́ wọ́n ni bá ṣe Qur'an al-Karim kí a ṣe ìdíje lórí ya Qur'an musabaqatul hadith annabawi káṣe ìdíje lórí hadith musabakọtù ilfiqi al-islami káṣe ìdíje lórí fíkì ọ̀dà babu tọ̀hárọ̀ inda al-fuqaha al-arba àwọn fuqaha mẹ́rẹ̀ẹ̀rin ẹwà ṣe ìdíje lórí ọ̀rọ̀ tọ̀hárọ̀ lọ́dọ̀ wọn tàbọ́wọ́ fẹ́ ṣe ìdíje yìí ọ̀rọ̀ wá dé lọ́dọ̀ àwọn onímọ̀ bọ́dùlù ìwájọ́ al-musabakọ̀ mìíràn ìjì ẹ̀yà àti ìntà bá fẹ́ fi wú wọn lórí sáà lè fi ìwádùú bẹ́ àbá lè fi ìwádùú bẹ́ sáà fún wọn ní nǹkan àbá fún wọn ní nǹkan ìbò ní nǹkan wọ́n ti wá wá apákan ní àkọ́kọ́ bádùlẹ̀ ìwádì mínàlì imam imamu o ni pẹ́sẹ̀ntì ìlú wa kí pẹ́sẹ̀ntì o náà kọ́ ní ó lówó kọ́ yọ owó kan látàpọ̀ olú kó gbé kalẹ̀ fún mùsàbákọ̀ ìtafakọ̀ alùlẹ̀ ilmi alájàwázì dhalik àwọn mímọ̀ àwọn ọ̀yá min ainun min jihad eléyìí ojú kanú ojú jihadi náà ni tó bá ti jẹ́ wípé president ló gbé kalẹ̀ níbo lọ́nà sí gbé kalẹ̀ yóò yọ nínú owó òlù ara ń tí a fi ń rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ olù náà wà wà ìwádìí min àjìnàbí yìí mọ́wàlá àjìnàbí ìfẹ́ àjìnà masala alìkọ́ríjù ànílì mutasabiqin tàbí kí ẹ̀bùn ọwá látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ẹn tí ò sí ní àwọn tí wọ́n díje kò síkún kejì àti ẹn díje ẹnìkan lọ́kànwò sọ̀sọ̀ wípé mo sì gbé owó báyìí lẹ̀ ẹ fi ìdíje lórí rí hadith ẹ fi ìdíje lórí rí Qur'an ẹ fi ṣe ìdíje lórí pínpín ogún gbogbo ọmọ mogun pín ọmọ masáìlù tó lé tó lé tó lé ní ogún kí wọ́n wá yanjú ẹ̀ ara àwọn ọlọ́sàn sọ wípé wà ìdù láhùn mastatọ́tún min kúwà àwọn ọ̀tá yín gbogbo ń tẹ́ bá rí lágbára láti fi kún ẹ̀sìn lọ láti fi múra dì wọn mo sí ní àlàálì fún ìmẹ̀ ẹ̀sìn wa ọmọbẹ̀mẹ̀ agbára wa ìmẹ̀mẹ̀ nínáwó ìmẹ̀mẹ̀ nínára ìmẹ̀mẹ̀ ìdán jama'a ìdíje al-Qur'an fi hadhihi ash-shari'ati al bídíà kí lọ wá parí ẹ̀tà ó àdúsàtà àwọn ọ̀rọ̀ bí i pé ọ̀rọ̀ kùránì bóò ni a sì máa ṣe sí wọ́n lè alìgbà nǹkan lórí rẹ̀ annabi ni in gbà nǹkan lórí rẹ̀ yí wá jẹ nǹkan sínú rẹ̀ tí nǹkan wá jẹ́ àlàálì tí gbogbo nǹkan wá ń wá tí àlàálì tó nǹkan náà o tó ní kùránì bá mọ́ wá fi ń kọ́ ẹlòmí in tí bá fẹ́ gbà ń bẹ̀ halali ni àfáàtọ̀ bá fẹ́ kọ́ ìkúránì la máa bẹ̀ wípé ẹ̀dẹ́kun ẹjọ́ agbára mi ò tó ń tẹ́ẹ̀sọ yìí ẹ̀sìta mi kìí ṣe pàmọ̀ sọ fún pé kí a lẹ́ a fẹ́ kọ́ à kíyàn mọ́ forígún o ọkùnrin lọ́mọ̀ sọ problem tí mo ní lórí ẹni chemistry so yóò wà tún gba teacher mi fún chemistry 5000 pa ìjókòó ẹ̀kan wọ́n wá fọ́ ẹkọ́ wọn Kùránì ah 200 naira lọ sọ́ọ̀sẹ̀ sójú Kùránì lọ ní àfá ẹ̀sì bẹ̀rù Ọlọ́run annabi ni in tó lóore tẹ́ ẹgbà nǹkan lórí rẹ̀ tó Kùránì kò tí sí ní kíkọ́ ọ̀yàn ní o wọn ò ní ọmọ lẹ́gbẹ̀ẹ́ gẹ́ẹ̀tì ọ̀pá ẹlẹ́kejì náà ẹ̀rẹ́dẹ̀yà sí ìtẹ́gbọ̀n náà iná ọmọrú dáadáa jẹ́ ọ̀tún òtúpa ẹlẹ́kẹta náà kí n tí ń dánwò kí náà yáwọn ọ̀láì méje títọ̀sẹ̀ yìí ó tún ti wà lẹ́wọ̀ ma tún sẹ́ndì àkádìna bá insha Allah kó tó pé jama'a awárúgbọ́dọ̀ alọ́fàtà ńlá wípé ẹ̀sìn wa ẹ̀sìn ìmọ̀ sáájú kéyò tó máa sí ni ọlọ́ngbà níbà dárò ẹni kọ̀ọ̀kan wá o wọ́lájàkùn sọ rẹ o mẹ́jì kọ́rọ̀ wọ́ dárò o nínú àtọ́ yọ̀nú sí oní ọjí àwà o àwọn tọ́ dáfún kẹrẹ oní ọjí àwà الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته أحمده وأجلل وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخوف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه بل للأولين والآخرين قال الله الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن هذا النبي الكريم الذي بعثه الرحمن إلينا ما أخذ بجانب بل أخذ جوانب ما أمره الله سبحانه وتعالى به فكان يدايب أهله ويسابق أهله وكان يأخذ نصيبه من الرياضة ليتقوى بها على الجهاد الهدي والبذ صلوات ربي وسلامه عليه وبين أحكام كل من هذه الأمور لأمته ومن ذلكم أنه جاء في المدر أحمد وجاء في السنن بإسناد الصحيح بل أخويا من حبان كذلك في الصحيح من حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا سبق إلا في ثلاث إلا في نسل أو خف أو حافر صلوات ربي وسلامه عليه ومن هنا اختلف أهل العلم في مفهوم الله النفس في هذا الحديث هل لنفي الجنس أو لنفي الكمال فالذين ذهبوا إلى القول الأول بأنه يفيد نفي الجنس أنه لا تجوز المسابقة إلا في إلا في هذه الأشياء الثلاثة وغير الذهب إلى أن النفي هنا يفيد نفي الكمال وهنا نقول لا كمال في المسابقات إلا في هذه الأشياء الثلاثة فقط بل غيرهن وما شابهن وما شاكلهن داخل في الجواز ومن ذلكم المسابقة بالفيل ومن ذلكم المسابقة بالفرس والمسابقة بالبغال أمتنا واعلموا أن للعلم قسموا قسموا العوض على المسابقات وجعلوا السبق على المسابقة على ثلاثة أقسام قسم ما جاز بعوض وبغير عوض وقسم حرم بعوض وبغير عوض وللبيان على كل في الخطبة القادمة إن شاء الله تعالى أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لقده واتقوا الله إن الله خبير بما تعملون أمتنا إن المسابقات لها ثلاثة أقوال بل من دعا العلم بحسب أخذ العوض أو بحسب بدل عوض وقد ذكر ذكرنا الوجهين من هذه الوجوه والوجه الثالث ما جاز بلا عوض وحرم بعوض وكل ما ذكره رسول الله صلى الله عليه وسلم وما شابهه كذلك في حديث أبي هريرة الوارد سابقا فهو داخل فيما جاز بعوض وبغير عوض أما كل ما أدخل في محرم أو الله عن واجب فهو داخل في قول الله تعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقي بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن سبيل, عن, عن سبيل ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم تنتهون قال أنتم منتهون وعلى هذا فالقسم الثالث إن شاء الله تعالى هو ما جاز بلا عوض وحرم بعوض وهو كل ما فيه منفعة وليس فيه نظر في هذا الدين أمتنا بدل عوض المسابقة من أي يأتي قال أهل العلم فكل عوض يأتي هذا المسابقة من الإيمان فهو جائز لتولية على البلاد وأن هذا من تقوى المسلمين وكذلك من إعلاء كلمة الله سبحانه وتعالى وكذلك جاز بدل عوض من أجنبي والمراد بالأجنبي في المسألة الخارج من المتساءل المتساءل بقينا فكل هذا جائز في هذا الدين القرار وإن كان قد وإن قد بقي لهذه المسائل بقية إن شاء الله تعالى سنعرج عليها مستقبلا إن كان في العمر بقية نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم ربنا عز الإسلام والمسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا انتكم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجادنا في سبيلك في سبيل الأوطان اللهم ربنا وحد صفوفنا واجمع شفاتنا اللهم مجمل كلمة الحق يا أرحم الراحمين اللهم كن لنا معيدا ونصيرا اللهم ارفعنا بالقرآن اللهم ارفعنا بالقرآن اللهم ارفعنا بالقرآن واجعل حجة لنا لا علينا واجعل شفيئا لنا يوم القيامة يا أرحم الراحمين اللهم ربنا ربنا بيض وجوهنا يوم تبيض وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أدائك يا أرحم الراحمين ويا أجود الأجودين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وسنى بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائد في مقولة سيئة ثابتة من نسي الصلاة الصلاة عليها خطوة طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مزيدا معبدا